يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد لهم عذاب شديد بما نسوا يوم الحساب صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọba Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin fún oore àánú tọ́lọ̀ọ̀bá tó ṣe fún wa tó ní kí a máa bẹ́lẹ́bẹ́lẹ́ ilé ní adúpẹ́ fọ́lọ̀ọ̀bá náà alhamdulillah tó wá fún aláǹfààní ká tún wá pàdé ní dédé àsìkò lórí tafsirul Qur'an Karim àlàyé àti ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an èyí tó máa ń wáyé ní ojoojúmọ́ ní dédé àsìkò yìí ìrọlọ́ ètò tó sọ fún alẹ́ ní àmàlóore o alhamdulillah má dáwó rẹ̀ rẹ̀ dó lára wa àmín gbogbo ń dáa ti ṣe nínú ìjọsìn ìrọlọ́ ọba tẹ́wọ́gbà lọ́wọ́ wa tó wá fi ìjọsìn rọ̀ wá lọ́rùn sí àmín oṣù tá a wà yìí oṣù jọsìn ni láàdá tí a máa rí ń bẹ̀ mọ́dún àládá náà o àmín ẹgẹ́ bí ibi tàfọ̀rọ̀ náà ti sí ní àná àti fi tó wá létí pé ibi tí a fẹ́ dá ọ̀rọ̀ àgbà ní ọdún tí ọdún yìí o náà ni àkọlé gbogbogbò àsíyásàtù al-islam wal-muslimun as-siyasatu al-islamu wal-muslimun politics islam and muslims politics islam and muslims tí a bá wo àkọlé yìí a rí pé kókó mẹ́ta ló ṣe pàtàkì ń bẹ as-siyasa as-siyasa gbólóhùn siyasa tí wọ́n tú sí politics ẹlẹ́ẹ̀kejì al-islam al-islam islam tó wá ma ẹ̀sìn ní jẹ́bẹ̀ ẹ̀sìn tó ti ọ̀dọ̀ Ọlọ́run Ọba wá ẹ̀rí fúnra Ọlọ́run Ọba àlékẹ́ ọlánà suratul al-imran ayà kọkàndínlógún àti ayà karùnlé ní ọgọ́rin verse 19 and 85 ọlọ́ni inna dina inda Allah inna الدين عند الله الإسلام ọlọ́run dájú ẹ̀sìn ti bẹ̀lọ́dọ̀ ohun ọlọ́run ọba al-islam tóun lè gbàpẹ́ sí ní onan islam ní àyà 85 ó ní wà máa yàbtà gẹ̀gẹ̀rẹ̀ islami dínà wà máa yàbtà gẹ̀gẹ̀rẹ̀ islami dínà falan yuqbala min wàhùwà fi àkhírọ́tì minal khasirin. gbogbo ẹnikẹ́ni tó bá ṣojú kòkòrò ẹ̀sìn míì nílé ayé rẹ̀ yàtọ̀ sí ẹ̀sìn náà. aláyọ̀kún bá lámin. a ní gbà lọ́wọ́ rẹ̀. wàhùwà fi àkhírọ̀. tó bá wá di àlìkíyàmà. minal náà wal muslimun tí mọ̀ jẹ́ kan nínú wọn tí ó gọ̀ọ̀rọ̀ yìí tí ẹ̀ ń wò àti ẹ̀gbọ́n náà tẹ́ jẹ́ kan nínú a mùsùlùmí ilé ní agbègbè bí tí a fẹ́ yẹ̀wò ní ọdún oníbèrè wá lè bèèrè pé kí ló fà á pé ní ọdọọdún tí a bá fẹ́ mú àkọlé ó máa ní ìdí ó ní asbab ó ní reasons kí ká kan jókòó a kan tó wùwá onidi nídìí bákanáà ó sì ní alihadaf ó ní àwọn àsùntá tánkpé ní aims and objectives kí ni a fẹ́ kí àkọlé bí méjìlá fẹ́ yẹ̀wò lé ní kí ni tá fi mú àkọlé ní àsìkò yìí ní ọ̀dọ̀ àwọn Lárúbáwá wọ́n ní gbogbo ààyè lónírọ̀rọ̀ dáa sọ́mbẹ̀ gbogbo àsìkò ló sì lọ́rọ̀ tó bá sìkò kọ̀ọ̀kan mú ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó sì láta ní sọ tá bá sọ̀rọ̀ kan láì tó jẹ́ ká sọ kò ní wúlò tá bá sọ láti kò jẹ́ ká sọ kò ní wúlò tó yẹ pé bí a sọ yìí ká ti sọ ni àsìkò tó ká sọ ni tá bá wá fún tí ó lè rí sọ sọ kò ní rí sọ torí díẹ̀ dábá wọlé ayé agawama nigeria ní ọmọ ha rí pé nínú àwọn ọ̀rọ̀ tó si dédé àsìkò tá a wà a gbọ́dọ̀ tẹnumọ́ jùlọ o náà ni ọ̀rọ̀ siyasa àti Islam àtàwọn Mùsùlùmí ìdí àkọ́kọ́ tàbẹ́ sọ̀rọ̀ yìí a rí pé nínú ètò ìṣèjọba lórílẹ̀-èdè wa ní ọdún mẹ́rin mẹ́rin mẹ́rin la máa ń pààrọ̀ ìjọba a rí pé a wà ní year 2022 tó wà year 2023 àpàrọ̀ ìjọba a wà rí ẹni tó wà nídìí ètò ìgbìmọ̀ ètò bá a ṣe dìbò Professor Muhammad Yakub àwa tí a bá máa ti ń lọ a rí pé ní February 26 year 2022 yìí ó kéde ìgbàwọlá dìbò tí ń bọ̀ tó ń túnmà sí pé ìbò tí ń bọ̀ ti súnmọ́ inú ìdí tó ká mọ́ àkọlù lásìkò náà ni pé sí súnmọ́ ìdìbò gbogbogbò táà ń pè ní al-intikhabat ar-ri'asiyya INEC náà ni wípé tó bá di 25 February 2023 àdìbò ààrẹ àtìkíní àdìbò olórí gbogbo orílẹ̀-èdè àti àwọn ìgbìmọ̀ asòfin àgbà àti asòfin kékeré House of Senate and House of Rep ní àdìbò oṣù lókù bẹ́ẹ̀ ni kò pọ́dún mọ́ lẹ́yìn náà tó bá wá di March 11 year 2023 a dìbò àwọn governors àti of assemblies house of assembly, of assembly. ẹ rí pé gbogbo ẹ̀ ló síkẹ́ ni ló ti dín lọ́dún ìdí kanu sísúnmọ́ ètò òdìbò gbogbogbò ohun tá fi mú àkọlé ìdí ẹlẹ́ẹ̀kejì gbogbo wa tí a mọ̀ tí lọ àárí gbogbo wọn pàtí ńláńlá tó tó yí pé aná máa ń fagagbága wọ́n wà ní àsìkò convention primary election àsìkò ẹ̀ náà rí àwọn tí ó jí ààrẹ àwọn tí ó di governors àtàjọ́ wà ní house of reps to senate àti house of assembly àsìkò tí a fẹ́ yàn wọn láwàá gbogbo pàtí kọ̀ọ̀kan ló múra fún primary a wà rí pé ó ṣe pàtàkì àgádá jẹ́ mùsùlùmí ká lè tọ́ka wa sí kí tọ́ kí yẹ tá a bá jẹ́ jẹ́ ààrẹ fún wa ní gbogbo àwọn ẹgbẹ́ ní afẹ́ yẹ̀yẹ̀ ìdánpé ní primary election ìwọ mùsùlùmí tó wà ń bẹ̀ ọkùnrin ní ẹni obìnrin ní ẹni àgbà ní ẹni ọmọdé ní ẹgbò ti tó bòódì irú ta kí o dìbò fún torí pé primary ní ọ sọ bí election gẹ́gẹ́ ó ṣe rí àwọn tá a bá kó dáadáa pé kí wọ́n wá díje ìní ọ sọ ta ní ó lórí fún wa tí primary wa bá ti kùnà general election ó sì kíní yóò kùnà nínú àwọn ìdí tó tún fa tàbí mú àkọlé yìí o náà ni pé dáa náà bá wo ìgbésí ayé àwa mùsùlùmí lè ní a rí lórí ọ̀rọ̀ òṣèlú ìrànràn ni wá mawaqiful muslimin muta'addida mawaqiful muslimina muta'addida oríṣiríṣi ni lójú tàbí òṣèlú kódà àwọn míì gbà pé láyé àwọn tán wáyé Ọlọ́hun ní jẹ́ kó àwọn ó sọ̀rọ̀ òṣèlú gbẹ̀lẹ̀gbà wọn wá ti ìdìbò tẹbá sì ní kí ló dé àwọn àríwí wọ́n láwọn àwíjàre a òṣèlú wà ni democracy yìí nǹkan kí nǹkan ni torí díẹ̀ ẹjá jìnà sí bẹ́ẹ̀ la sì rí àwọn kajá tó ń polongo lórí láyé lè ní táwà mùsùlùmí náà kó sí páńpẹ́ wọn pé ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ lẹ̀sìn ìròjá ń pè ní alifikratu alìlìmàníyà ìròrí secularism ẹ má fó òṣèlú ẹ má gbówá sínú ẹ̀sìn ẹ má tẹ́sìn bòṣèlú la siyasata fi din wala dina fi siyasa ẹ̀rí ìrankanu káàkiri rí inú àwọn àfá a ní inni a'udhu billahi minas sasa Allahu akbar wa siyasa Allahu akbar rí ọlọ́run rí ọlọ́run o bówó ṣe bí mo ṣe ń tọrọkọ́ ọ̀làmí kó lọ́wọ́ èṣù bí i ṣe bẹ̀lọ́run kọ́wọ́ èṣù ó tẹ̀mí ní ìbẹ̀lọ́run òṣèlú ní ìbẹ̀lọ́run kí n darapọ̀ mọ́ṣèlú o àtàwọn olóṣèlú àwọn olórí olóṣèlú àtàwọn olóṣèlú ọlọ́mọdé lọ́dọ̀ wọn láíláí subhanallah àti siyasa gan àtòṣèlú àtàwọn tán ṣe èṣù ni wọ́n torí náà ọlọ́run làmíyà àwọn tó àti ń sọ yìí àfà ni wọ́n wọn ìsàlá ìmọ̀kan rárá tàbá bí wọ́n léèrè wọn náà ríwí lẹ́nà tàbáwá wo zaradul fasad wa fasad siyasi fi mujtama'ina inú tó tó fà náà nígbàtà náà bá wá wo ìbàjẹ́ tí ń bẹ lára òṣèlú tàà ń ṣe àtàwọn olóṣèlú ti wá ń bí kámàlọ̀jì ní Nàìjíríà wá ń bí tàbá wo ìbàjẹ́ tí wọ́n gbé wọnú òṣèlú àti àwọn olóṣèlú àwọn ibi tí láàna politics tó ti fàwọ́ àwùjọ wa ha rí pé ó tó kábára sọ̀rọ̀ eré la pé jọ́nà lọ́hùn lásìkò olórí wa tó ti lọ kọjá president bàbá Ìyábọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ níjọ́ tó gbé dìde ọ̀rọ̀ ńlá kan táà o náà ni fikratu do or die do or die do or die affairs ẹ ma pé nǹkan burúkú ni tí ó sì kó jẹ́dẹ̀ ní tó ẹ́ pọ́pọ̀lọpọ̀ òsò dáa ń ṣe lé ní orí ẹ̀lámọ́lé lórí òsè do or die ń pè pé olórí ló wí kò síwá nǹkan tó pé mi ò wí mọ́ o ẹ̀nà là ń sìn lẹ́bẹ̀ẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú wọn àbìkítà bàbá lè pọ̀ mọ́ nítorí ẹ̀ ọmọ lè pa bàbá nítorí ẹ̀ ọ̀rẹ́ lè pọ̀ rẹ́ àrẹjẹ́ àyẹjú ẹni níjọ́ kan ní ẹni ń foríkorí ní Àbújá ń bì kan àwọn olóṣèlú nígbàtà fẹ́ ìdìbò 2015 tí gbogbo ẹ̀rú gírígírígírí wọ́n ní wọ́n á bí ọ̀kan ló lóṣèlú ó ní òsì problem ó ní òsì a si owó a sì wéèsì ẹ̀mí ó jẹ́ nàìjíríà a wéèsì owó a sì wéèsì ẹ̀mí ṣùgbọ́n life is continue nigeria ó jẹ́ nigeria lọ náà ni kò sí problem àfá ẹ̀fọkàn balẹ̀ àwọn èèyàn ó kú lọ náà ni a sì wéèsì owó bó ṣe rí nù ilé ni kí ó wà nù tó ló ń fẹ́ bọ́lọ́wọ́ bá wọn pàdé sẹ́rú ilé nǹkan rẹ̀ ni kó wà ní orí ọmọnìyàn rere ní orílẹ̀-èdè tá ń fẹ́ ìpadà rere gbogbo ilé náà láfẹ́rí àti àìkọbi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí táwọn ti ẹ̀já láì ni a ní bí mo dìbò bí dìbò ìwò làbùrọ̀ wá dára mi láàmú ọ̀ràn kan tó nù ẹ̀rẹ̀ àwọn ọ̀ràn kan tó nù ètò wá lè jù gbogbo bíkíbi lèyàn tí máa ń lẹ́ tí jọ ń díje gbogbo ìlànà tí ní orogún àwọn tí wá jẹ́ ẹlẹ́sìn Christianity àwọn òfújú kéré mọ́rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí ó bẹ̀ lórí àwọn àfẹ́ ẹ̀sìn wọn àwọn ń polongo ẹnu sọ́ọ̀sì wọn àsìkò tá a wà ní ìsìn tó pọ̀pọ̀lọpọ̀ wa láà ní postal card lọ́wọ́ pvc ọ̀pọ̀ ṣọ́ọ̀ṣì ní a ń bè lọ́wọ́ ọjọ́ wọn kó tó wọlé àwa mùsùlùmí a ní voters card lọ́wọ́ ṣùgbọ́n wọn tí wọ́n èsẹ́ mùsùlùmí tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ti polongo láàrin ara wọn gbogbo wọn náà ti ní kódà sí fi mọ́mù gan kò ní lọ́wọ́ chief imam gan àfáà tí ó kéde lórí mímbàrí gan ò ní àfá mùbásìrí àfá siri òun ti ẹ̀tí lóhun ò ní ní tẹ́lẹ̀ kàtọ́bẹ̀ àjánásí ìpòdépọ̀ àjánásí bàbá àdíní bàbá àdíní àwọn òjẹ̀ mẹ́fíà fi jẹ́ sí ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ti sọ́nù yóò àwọn náà ti sọ fún kò wúlò mẹ́fí wọ́n lẹ̀ a wá ja hmm. ẹnu a pariwo a wá pariwo nìyẹn hmm. àgbá òfìfo tó sì kíni kó tó wá kan ọ̀pọ̀lọpọ̀ ìrújú tí wọ́n kó sí abẹ́ democracy torí díẹ̀ yìí mùsùlùmí àwọn reasons tààrí tàbí pé ó yẹ ká bára sọ̀rọ̀ nìyẹn ẹ wá wo àwọn àyà tí wọ́n ké fún wa nínú Al-Qur'ani Karim wọ́n ké àyà méjì fún wa àyà àkọ́kọ́ Suratu Sod Ya Daoud. Quran chapter 38, verse 26. Ya Daoud. Ọ̀kan náà àwọn ànábì Ọlọ́run bá nìyẹn náà ń pè ní Daoud. Alayhi salam. Láwọn Kírísítẹ̀n máa ń pè ní David. Nínú àwọn ànábì Ọlọ́run tí ó kó àwọn nǹkan tó pọ̀ mọ́ra, ànábì ni. Ànábì Ọlọ́run ni. Ọba ni. ọba tó ní lórí ilẹ̀ olówó ni olówó ni adájọ́ ni adájọ́ tún ni pàápàá ẹ wá gbọ́rọ̀ tọ́lọ́ bá sọ fún ìyá Dáúd ọ̀nà gbogbo rẹ̀ Dáúd ẹrú mi fil ard àwọ ọlọ́run lábí ẹsẹ̀ àrú lórí ilẹ̀ kó máa ṣojú wa lórí ilẹ̀ ayé ọlọ́run gbé ìṣojú ọlọ́run ó gbé lé ànábì dáúdù lọ́wọ́ lórí ilẹ̀ ayé kò tí ìtàn fàkún bẹ̀yìnà náà sì bí lápọ̀ ojúṣe rẹ̀ yàtọ̀bọ̀ bọ́lọ̀bà rẹ̀ lò dáadáa ó ní pé àkóso àwọn èèyàn dọwọ́ ẹ̀ òdodo déédéé ní kó ma fi ṣèjọba lórí ilẹ̀ ayé tó bá fẹ́ kílẹ̀ ayé tò mẹ́ lọ tó bá fẹ́ kẹ́yẹ dàrú mẹ́ lọ́wọ́ orí òdodo ní gbogbo ìdájọ́ rẹ̀ lé lórí anábí ọlọ́run bá nìyẹn o náà wàlá tàtàbí ìlhàwà má tẹ̀lé fẹ́ẹ̀nú o wàlá tàtàbí ìlhàwà má ṣe gẹ́ni má tẹ̀lé fẹ́ẹ̀nú ọ̀rọ̀ tó délé sọ̀rọ̀ fẹ́ẹ̀nú má ṣe tó wù ọ́ kìí sọ̀rọ̀ agbárí kìí ọ̀rọ̀ agbárí ọ̀rọ̀ ìtẹ̀lé ìlànà ọlọ́run ìlànà òdodo ni àwọn olóṣèlú àkọ́kọ́ lórí ilẹ̀ ayé nù ẹ̀rí ìyẹn ń pè ní síyásàtú ṣẹ̀ríyà àsíyásàtú ṣẹ̀ríyà òṣèlú ẹ̀sìn òṣèlú lànà ọlọ́run tó mọ́fin ọlọ́run bá dání kò dì tán fàyídínlẹ́kẹ̀ àwọn sẹ́bí nílẹ̀ ọlọ́run ní kí ló dé tàbídọ́ mátẹ̀lé fẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú máa sọ́yàn kó lójú ọ̀nà ọlọ́run ni a máa sọ àyànnù kúrò lójú ọ̀nà ọlọ́run innal ladhina yadilluna an sabilillah ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run látara ìfẹ́ ẹnu lahum adhabun shadid àìkú wọn ni wọ́n jìyà tó ń bẹ fún torí torí gbàgbé wọ́n òṣèlú ẹ̀yin mùsùlùmí òṣèjọ mọ̀nájá àlìkí àmà ni ìtumọ̀ ẹniyẹ gbogbo ẹnikẹ́ni tó bá lóun ṣe ìjọba lé àwọn ẹ̀dẹ́yẹn lórí tí ó kọnú àlìkí ọlọ́níyà tó gbópọn ìbẹ̀ lọ́dún àrólé ní ẹni a ní ó ẹni a kó nǹkan lé lọ́wọ́ pé máa ṣètò rẹ̀ bó ti tọ́ bó ti yẹ inú àwọn gbólóhùn tán pé ní mustalahat tó jẹ́ di ṣẹ̀ríyà àwọn gbólóhùn ẹ̀sìn tí ń sọ e, e, tí a fi pé olórí àwọn mùsùlùmí onú ẹ ní khalifa khalifa ní amir amir ní imam imam ní alimalik bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlóòkọ́ tí wọ́n ń jẹ́ ẹlẹ̀gbẹ́nú rọ̀ís rọ̀ís gbogbo agbólóhùn yìí gbólóhùn lórí ni tó dẹ̀ láàfírí pé ọ̀rọ̀ pé káyàn olórí láàrin wa ọ̀rọ̀ ẹ̀sìn ni látàrí àwọn ànábì ọlọ́run ó dá ànábì àkọ́kọ́ ànábì Adam ngbọ́lọ́n sọ́nà súrátù lọ pé wa idh qala rabbuka ọlọ́run ní rántí ìgbàtọ́lọ́wọ́ bá rẹ̀ ànábì bá màlẹ́kà sọ̀rọ̀. inni ja'ilun fil ardi khalifa. èmi fẹ́ fi sórí ilẹ̀ ayé àrólé ẹ̀rì adama khalifa ni inú àrọmọdọ́mọ adama ni Dawud lẹ́fì rí dẹbàdẹ́nu suratu An'am aya 165 aya tó gbẹ̀yìn ọlọ́run ní àṣẹ èèyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ní àrólé lórí ilẹ̀ ayé níwọ̀n yí gbogbo apáta ọlọ́run fẹ́ ṣe àkóso ilé ayé ni. wa huwa alladhi ja'alakum liyabluwakum fima atakum. kó lè bá a dẹ́yìn wò lórí tó ń fún yín. inna rabbaka sari'ul iqab. ọlọ́run ọba ọba rẹ̀ ànábì ọba tó yà lájẹ̀yẹ̀ ń yà ní balẹ̀ tó sí yà. wa innahu laghafurur rahim. ọba tí ìforíjì ti kẹ́ ni tó bá lẹ́tọ̀ sí kẹ́ torí díẹ̀ láfìrí pé ọ̀rọ̀ ìjó lórí lórí ilẹ̀ ayé lọ́dọ̀ àwọn mùsùlùmí kì í sàn kan kékeré ànábì ádámà. àròlé ni. ó wá ṣèjọba lórí ilẹ̀ ayé ni ó wá ṣèjọba lórí ilẹ̀ ayé ni lórí àná Muhammad sallallahu alaihi wa sallam bidá tún dúró sí àdáyẹn tó sọ àdáyẹn tó bọ́lá dáa kásọ̀ dáa kọ́lọ́mù dáa lọ́sùn wọn kàná bí amúlẹ̀ ṣẹ̀dá ṣẹ̀dá la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wal qadri khayrihi wa sharrihi البعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر